Unit 13 Listening Comprehension Exercise. Listen to the following letter being read out and answer the questions that follow. Sunji àti ẹ̀gbọ́n mi ọ̀wọ́n. Inú mi dùn láti kọ ìwé yìí sí Ayọ̀ àti alafia ni mo padà sí ìlú New York. Mò ń kọ̀wé yìí láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin méjèèjì fún gbogbo àájò mi tí ẹ ṣe nígbà mo wá sí ìlú Nàìjíríà. Mo dúpẹ́ fún gbogbo ibi tí ẹ mú mi lọ bíi Ìkọgòsì, òkè Olúmọ ní ìlú Abẹ́òkúta, ààfin Ọ̀ọ̀ni ti Ifẹ̀, etí òkun ní Èkó, Lẹ́kí, ibùdó ọkọ̀ ẹrú ní Badagry àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Inú mi dùn láti rí oríṣiríṣi ìlú àti gbogbo ibi tí ẹ mú mi lọ. Nísinsìnyí Mo lè sọ pé mo mọ ilẹ̀ Yorùbá nítòótọ́, mo kọ́ ọgbọ́n púpọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí mo bá pàdé, mo kọ́ ẹ̀kọ́ pàtàkì nípa rínrin ìrìnàjò — bí àwọn ènìyàn bá ń sọ wípé orílẹ̀-èdè Áfíríkà kúṣẹ̀ẹ́, mo mọ̀ nísinsìnyí pé iṣẹ́ wà ní Áfíríkà bẹ́ẹ̀ náà ni ọrọ̀ oríṣiríṣi wà níbẹ̀. Mo mọ̀ nísinsìnyí pé A kò lè máa sọ̀rọ̀ Áfíríkà bí ẹni pé à ń sọ̀rọ̀ ìlú kan ṣoṣo. Yàtọ̀ sí Yorùbá tí mo kọ́ fún oṣù mẹ́ta tí mo lò ní ìlú Nàìjíríà, mo tún gbọ́ àwọn tí wọ́n ń sọ oríṣiríṣi èdè. Bí èdè ṣe pọ̀ nílùú Nàìjíríà náà ni àṣà oríṣiríṣi náà pọ̀ níbẹ̀. Àdúrà mi ni pé kí Ọlọ́run fún mi ní àǹfààní láti padà wá sí ìlú Nàìjíríà. màmá àti bàbá mi kí yín ẹ bá mi kí àwọn òbí túnjí àti gbogbo àwọn ọ̀rẹ́ yín tí mo bá pàdé ní nàìjíríà ó dìgbà kan náà èmi ni tiyín ní tòótọ́ kálá. When did Carla learn the Yoruba that she used in writing this letter? When she came to Nigeria for three months. Carla said, Yàtọ̀ sí Yorùbá tí mo kọ́ fún oṣù mẹ́ta tí mo lò ní Nàìjíríà, mo tún gbọ́ àwọn tí wọ́n ń sọ oríṣiríṣi èdè. What are the lessons that Carla learned during her visit to Nigeria? Carla learned that just as there's a lot of poverty in Africa, so exists a lot of wealth. Carla said, Mo kọ́ ẹ̀kọ́ pàtàkì nípa rínrin ìrìn àjò. Bí àwọn ènìyàn bá ń sọ pé orílẹ̀-èdè Áfíríkà kùṣẹ́, mo mọ̀ nísinsìnyí pé ìṣẹ́ wà ní Áfíríkà bẹ́ẹ̀ náà ni ọrọ̀ oríṣiríṣi náà wà níbẹ̀. How many languages did Carla hear while in Nigeria? She heard a lot of different languages. Carla said, Mo tún gbọ́ àwọn tí wọ́n ń sọ oríṣiríṣi èdè. bí èdè ṣe pọ̀ ní ìlú Nàìjíríà náà ni àṣà oríṣiríṣi náà pọ̀ níbẹ̀. Why did Carla write a letter to Tunji? To thank Tunji for his hospitality during her visit to Nigeria. And Carla said, Mo ń kọ̀wé yìí láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin méjèèjì fún gbogbo àjò mi tí ẹ ṣe nígbà tí mo wá sí ìlú Nàìjíríà.